الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وله بعد السلام عليكم ورحمة الله وبركاته ilé tí a ń ṣe àlàyé fún ara lọ ní àná òun náà ni ẹlẹ́kẹ̀ẹ́jì nínú àwọn májẹ̀mú la ilaha nínú àwọn nǹkan tí ó ń tọ́ka lórí wípé la ilaha illallah tí èyàn wí èyàn gbọ́yé ó dẹ̀ yẹnyàn dáadáa oní ni a ń ṣe àlàyé fún rárá pé o ni alkobul almunafi liburodi ni kíyàn gba la ilaha illallah yẹn kíyàn gba sínú láìfù èyàn kíyàn gba lẹ́yìn ìgbà náà ni bàbá wá dákọ wípé ká ṣọ́ra fún ìwà tí ó dá kan tí àwọn ìjọ kan tán pè ní àwọn sùfíyà tí wọ́n máa ń wù àwọn tó ṣe kí wọ́n máa ní la ilaha illallah yẹn wọ́n wà gí sí méjì wọ́n wà máa ṣá la ilaha la ìtumọ̀ la ilaha sheikh ahmad al-najmi rahimahullah wọn tẹ̀síwájú wani wa an ya'takida anna man fassala an-nafya 'an al-ithbat faqad ja'a bi qawlin batil <clears throat> wọ́n musulmi gbọ́dọ̀ ní gbàgbọ́ wípé èyàn tó bá lè ṣe tó bá lè pín ọ̀rọ̀ yìí sí méjì tó wá ń wí lọ́tọ̀ọ̀tọ̀ because in tó ń sọ ní pé لأن من قال لا إله لا إله لا إله لا إله bàbá ní ẹ̀tí bá ń wíyọ̀rọ̀ tí bá kan wí lásán pé la ilaha ẹ́ wà akhadha yuraddidu hadha al-juz'a wahdahu kathiran ní wọ́n wíyọ̀rọ̀ yìí lọ ní wíyọ̀rọ̀ yìí nìkan la ilaha la ilaha la ilaha faqad kabbara nafya uluhiyyati Allah azza wa jalla ó ti in tí ń sọ ní pé ó ti tako ìlẹ́tọ̀ sí ìjọsìn Ọlọ́run ọba gan fúnra rẹ̀ subhanahu وعلى هذا فإنه إذا جاء بعد ذلك بجملة إلا الله مفصولة عن جملة النفي فقوله باطل tó bá ti padà wá wí lẹ́yìn ó padà wá sọ إلا الله lẹ́yìn ìsọkúsọ náà ní sí ń sọ ìsọkúsọ ní sí ń sọ àwọn ni pé wà عقيدته كفرية àkídà ẹniyẹ àkídà yau àkídà kúfúrù ni لأن من قال لا إله أربعمائة مبرر nítorí èyàn tí ń wí la ilaha nìkan ní 400 times ó wí ní 400 times ó wá ní wa ilallah mia mọ́bùrọ̀tàn ó wá ní ilallah ó wá sọ ní 100 times àwọn akthar min dhalika aw aqallu àbíkó jù bẹ́ẹ̀ lọ àbíkó mọ́ tó bẹ́ fa innahu qad fasala an-nafy 'an al-ithbat qasdan yujibu kufra qa'ilihi onítàn ó máa máa pín ọ̀rọ̀ yìí a so je ba bi wọ́n ní pé wa yuhattimu alayhi annahu qad kharaja an al-islam eyin wa jẹ́ kó yé pé eyin o fi rile fún pé pẹ̀lú tó ṣe yìí ó ti jáde kó nínú islam inna allah azza wa jalla yaqul nítorí tó lọ bá ń sọ nínú qur'an yìí pé fa'lam Ọlọ́run yẹ kò sí ìlà ó ti negate ìlà olùhíyà eh, Allah náà ni yẹnà ọlọ́ni wa staghfir li dhanbika tẹ́ bá ti wá ní la ilaha illallah tán o ẹ wá máa 19 fahadha ka'annahu yaqul idha fasala wa fabraqa baynahuma èyàn tó ń sọ̀rọ̀ yìí tó ń pín ọ̀rọ̀ isi méjì bí pé bí pé ìntẹ́ni ẹ̀ fi sáìsọ ni wípé alimtu annahu la ilaha mo mọ̀ wípé kò sí ọlọ́ọ̀bá kankan ثم هو يكبر هذا الباطل والكفر كثيرا وان تنمري أو كفر إنوي إنوي إنوي نعوذ بالله من ذلك أأواي شلو باكوني بليو وأقول بابانك وانصر لقد أفسدت السوفية الإسلام فسادا عظيما فساد إفسادا فذيعا والعياذ بالله ṣẹ́rá àwọn ìjọ tán pè ní sùfíyà yìí àwọn sùfí wọ́n ti bà ìsìláàmù jẹ́ ní bíbàjẹ́ tó ní agbára wọ́n rún ìsìlámù tán yẹnyẹn ni wàlẹ̀ ìyázu bílá àwọn ìṣọ́ lọ́dọ̀ ọ̀rọ̀ ọba wà kọ̀bùrọ̀bẹ̀tù kọ̀rọ̀bàn mọ̀dìmẹ̀rọ̀n wọ́n wó ìsìlámù wọ́n bà ìsìlámù jẹ́ wà inna lillahi wà inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́ọ̀bá láti wáwù ọ̀dọ̀ ọlọ́ọ̀bá sí lápadà sí so nínú àwọn amọ́nkà àwọn ọ̀rọ̀ wọn dáadáa fún wọn wí bí ó tó ṣe mọ́rọ̀ wọn kàkiri ga fún bí a nù tíra wọn kápadà mọ́ ló jẹ́ pé èyàn tó bá wà àkídà wọn sùfíyà gbàtàwọn afá ṣàlàyé tán tó júbà àkídà wọn wọ́n rí pé àkídà wọn ó kó sínú àkídà wọn kírísítẹ́nì bẹ̀ nínú àkídà wọn àkídà wọn jíù bẹ̀m̀bẹ̀ àkídà wọn hindu bẹ̀m̀bẹ̀ pantheism bẹ̀nú àkídà wọn pantheism ni wahdatul wujudu náà àti al-hulul ikú ọlọ́ọba òun ni gbogbo nǹkan gbogbo nǹkan náà sí lọ́lọ́ àkídà wahdatul wujudu ni òun náà ló náà ni ọmọ ìyàwó ẹlẹ́sìn kejì gbogbo kí ní ẹ̀nà ọkọ̀ oúnjẹ dì látara àkídà wọn sùfíà so wọ́n dà mọ́rọ̀ islam gan àfáàmọ́ ṣàlàyé pé àwọn ìjọ mẹ́ta kan wọ́n gbógun ti islam ìjọ wọ́n dẹ̀ claim islam wọ́n claim islam wọ́n dẹ̀ gbógun ti islam àkọ́kọ́ làwọn shia àwọn rawafid àwọn náà mọ́ ń sára wọn ládàá tí wọ́n báyìí kódà wọn tó mọ́ wọnú náà ní ìsẹ̀fẹ̀ tó bá ike ààlẹ̀ ah, ah, eh, kí náà gbé ah, hussein èyí náà pa hussein kí náà kí náà àwọn náà sì náà pa hussein àwọn gbógun ti islam náà tàbí pé wọ́n kọ́kọ́ wọ́n mú àwọn sahaba wọ́n rí wọ́n wọ́n dẹ̀ pé wọn ní kéfèrí kí yẹn pé àwọn sahaba nabi sallallahu alaihi wasallam kí yẹn pé wọn ní kéfèrí nígbàtí ibn mas'udin radiyallahu anhu قلب محمد صلى الله عليه وسلم فاستفاه لنفسه وابتعثه برسالته الله بوك بوانيا واري بيو كان تي فين النبي صلى الله عليه وسلم الله وانيا نبي فون ياري هو وفي ران النبي صلى الله عليه وسلم ثم نظر في قلوب العباد بعد قلب محمد صلى الله عليه وسلم فوجد أن خير آه، قلوب العباد قلوب أصحابه فجعلهم وزراء نبيه صلى الله عليه وسلم lẹ́yìn ìgbà náà ọlọ́run wá wo ọkàn àwọn èèyàn lẹ́yìn ọkàn Ànábì sallallahu alaihi wasallam ó wá rí pé ọkàn wọn sàhábà ní fi ń dájú ọlọ́run bá wá ṣe wọ́n níbi mínísítà fún Ànábì rẹ̀ ọlọ́run bá ṣe wọ́n ní àwọn tí wọ́n wà pẹ̀lú Ànábì rẹ̀ ìtumọ̀ ní pé lẹ́yìn ọkàn o àtàwọn ọkàn Ànábì àwọn Ànábì ọlọ́run bá o nínú àlúmọ̀ yóò ọkàn sàhábà lójúkù òun ló dájú ibn Mas'ud wá ní pé nítorí bẹ́ ń kọ́ o fàmá ọ̀rọ̀ al-muslimuna khayran in táwọn sahaba ìta bá rí pé tó dáni fahuwa inda Allahi khayrun lọ́dọ̀ Ọlọ́ba in tó dáni wa ma ra'ahu sayyi'an in táwọn sahaba bá rí pé in tí ò dáni kì ní yíò fahuwa inda Allahi sayyi'un lọ́dọ̀ Ọlọ́ba in tí ò dáni àwọn Shia àwọn fẹ́ gbé àwọn sahaba ṣubú àwọn Shia ń sọ wípé kùránì tánkà kùránì yóò pé àwọn sàhábà ní pé Jibril ó ṣe mistake ni annabi kọ́ ló fẹ́ fún ní kùránì eh, aliyu ló fẹ́ fún ó wá ṣe mistake ló jẹ́ kìdì sí wọ́n hẹ́tì Jibril ṣé lè imagine pé àwọn human being kan bẹ lórí àyíta wà ìtàn hẹ́tì Jibril ṣé lè imagine wọ́n ní pé torí ẹgbàtánẹ́bí kú tán Jibril padà wá sọ́dọ̀ Fatima Hmm, ó wá mú kùránì wá kùránì mi wá fún Fatima kùránì yẹn ó ju bí 8 times 8 kùránì tanka lọ́wọ́ yìí in benin àwọn tẹ́ra wọn gbogbo ilé ẹ̀kọ́ ideological welfareism wọ́n gbógun ti Islam in, in, in terms of ideology wọ́n fẹ́ change ideology àwọn èèyàn kò níbi tàn Nabi sallallahu alaihi wasallam irú benin làwọn sufi náà rẹ̀ àti ló jẹ́ pé àwọn sufi àtàwọn ṣíyà ìmá bọ́ sàárè àwọn náà gbé wọnú al'umma yìí kí yẹn mú sàárè ní tí tí yóò lọ síbi sàárì tí yóò tẹ́wọ́ báyìí ya Abdul Qadir Jilani ya kìníkan àwọn Shia tí wọ́n ya Hussein ya Hussein gbogbo nǹkan báyìí Hussein ni ẹn pàwọn yẹn bí ìyáàsì ni lọ́dọ̀ tí wọ́n Hussein ni Hussein ma fi mílẹ̀ Hussein dákun ṣàánú mi subhanallah shirkun àwọn ìjọ ẹlẹ́kẹta tó gbógun ti khawanul muslimin haula il khawana wọ́n gbogbo ti islam gẹ́ in form of wípé wọ́n paint islam gẹ́gẹ́ bí terrorism àti gẹ́gẹ́ bí nǹkan tí yẹn gbọdọ̀ máa sá fún so onan baba n san bí pé àwọn sufiya o wọ́n bà islam jẹ́ wọ́n bà jẹ́ gẹ́ bí bà jẹ́ tó ní agbára naam ó dà kí wọ́n ti first bọ́ sí bí um topic mi inshallah so

ó ti kọ́kọ́ ní ìgbàgbọ́ kan ó wà máa wáyẹ̀rí fún káàkiri ó ma engineer approve wà àkídà àti mùsùlùmí ni wípé ó kọ́kọ́ rí ẹ̀rí tó ń tánṣà lílé tánṣà lílé wà wá ní àkídà yìí so inṣáàlá ma dúnbẹ̀ inṣáàlá sahada wa sallallahu alaihi wa sallam ala muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka rahmatullahi wa barakatuh